In the book of Ecclesiastes. Nínú ìwé oníwàásù. Chapter seven. Orí ìkeje. Verse seven. Ẹsẹ̀ ìkeje. The topic of our message. Àkórí ìwàásù wa. Is from that place. Níbẹ̀ láti mú. Ecclesiastes. Oníwàásù. Chapter seven. Orí ìkeje. Verse seven. Ẹsẹ̀ ìkeje. The topic of our message is from that place. Nínú bẹ̀ láti mú àkórí ìwàásù wa. Please listen very carefully. Ẹ jọ̀wọ́ ẹ farabalẹ̀ tẹ́tí. To these words. Sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Surely. Ní tòótọ́. Oppression maketh a wise man mad. Ìnilára mú ọlọ́gbọ́n ènìyàn sínwín. That is where we are stopping. Ibi tá mẹ́nu dúró nìyí. Surely. Ní tòótọ́. Oppression maketh a wise man. Ìnilára mú ọlọ́gbọ́n ènìyàn síwín. That is the topic. That is the title of our message. Àkórí ìwàásù wa nìyẹn. Surely. Nítòótọ́. Oppression. Ìnilára. it a wise man. Mú ọlọ́gbọ́n ènìyàn. Mad. Síwín. And I hear the sister saying this. Ṣé àwọn arábìnrin wí bẹ́ẹ̀? Brothers, can I hear you? Amen. Amen. Now, if you look at that verse very well. You can interpret it like this. A That the wise people, the wise ones. They are troubled by the ways of the wicked. Oh, no. ìkà a máa yọ wọ́n lẹ́nu. You can look at it this way. A tún lè wò ó lọ́nà yìí. Oppression can be so heavy and turn the wise man into a fool. Wípé ìnilára ó lè lágbára débi wípé yóò sọ lọ́gbọ́n ènìyàn bí òpè. Oppression can be so terrible. Ìnilára ó lè lágbára. That it can disgrace even the wisest man's knowledge. Débi wípé ó lè dojú ti ọgbọ́n ọlọ́gbọ́n jùlọ. That's what that place is saying. Ohun tí ẹsẹ̀ yìí wí rèé. Therefore, oppression is a terrible thing. Nítorí náà, ìnilára ohun tó burú jáì ni. Many of us are on our seats now. Ọ̀pọ̀lọpọ̀ wa ń bẹ lórí ìjókòó wa báyìí. And you are smiling at the person next to you. But if God forbid by chance. Somebody ask you to carry that pew that you are sitting on on your head. Sẹ́nìkan ní pé kó o gbé àga tó jókòó yìí kó o gbé e sórí. And still remain seated. Kó o sì jókòó síbẹ̀. And be listening to the message. Kó o sì máa tẹ́tí sí wàásù. You find that as much as you want to listen to that message. Ó rí pé bó o ti ń làkàkà àti fetí sí ìwàásù ọ̀hún. The load on the head becomes a heavy pressure. Ẹrù tó ń bẹ lórí yóò di ìgbóná ńlá. and you become another person. ó sì dẹnu mi. although there is nothing wrong with you. ó tilẹ̀ jẹ́ pé kò sí nǹkan tó ń ṣe ọ́. You may not be able to smile freely again. O lè má lè tújú ká mọ́. Because you are carrying a heavy load on your head. Nítorí ẹrù wíwo ń bẹ lórí rẹ. Amen. Àmín. So get this very clear beloved. That the storms of life. They have a maddening power. They can turn a person to nonsense. Wọ́n lè sọ ènìyàn di ohun játijàti. One of the most pathetic sin I've ever seen in my life. Ọ̀kan lára àwọn nǹkan tó mi ní tìtì tí mo rí láyé mi. I saw it at Ìdí Àràbà. Mo rí i ní Ìdí Àràbà. By the Luke Hospital. Ní ilé ìwòsàn tó ń bẹ ní Ìdí Àràbà níbẹ̀. We took a boy there from the campus who had a trailer running over his leg. a gbé ọmọkùnrin kan tí ọkọ̀ àjàgbéjò gun orí ẹsẹ̀ rẹ̀ kọjá lọ sílé ìwòsàn ọ̀hún. took him there at night. a gbé e lọ síbẹ̀ ní àṣálẹ́. so while they were attending to him at the emergency. nígbà tí wọ́n ń tọ́jú rẹ̀. I just decided to take a stroll to the gate. Mo kàn gbọ́ ní pé kí n kàn rìn lọ sí ẹnu ọ̀nà ilé ìwòsàn. And right from the corner of my eye. Ní kànrọ ojú mi. I could see a naked woman. Mo lè rí obìnrin tó wà ní òhò carrying a pot. Ó sì gbé ìkòkòrò. From the way she did uh, is it a trashin or Jericho or whatever it is. Bó ṣe dírun rẹ̀ tàbí tó ń tó ń fi òróró kùn. It was clear that she must be a highly educated person. Ó fi hàn wípé yóò jẹ́ ọ̀kàwé hánránwú. But this pot was there. Ṣùgbọ́n ìkòkò yìí ń bẹ́ẹ̀ Naked. Ní o. I was more of a troublemaker that time than now. Mo jẹ́ oníjọ̀gbọ̀n gbà yẹn ju ìsìn. So I, I ran there. wá sáré lọ bẹ̀. So, madam? Yeah. Why are you carrying this pot? Kí ló dé tí Why? Kí ló dé? This is not good. Ilé There is a solution. Ọ̀nà àbáyọ Better than this sacrifice. She now started crying. Ó So she came to Nigeria with her husband. They were in England, they came here. Wọ́n wà They have three children. That she's an orphan wípé àwọn ọmọ òrukàn lòun. no father no mother. kò sí ìyá kò sí bàbá. and she followed this man to Nigeria. ó sì tẹ̀lé ọ̀gbẹ́ni wá sórílẹ̀-èdè Nàìjíríà. now on arrival here. nígbà tó débí. The in-laws packed their things and threw her out. Àwọn eh, ẹbí ọkọ ẹ̀ wọ́n kó ẹrù ẹ̀ wọ́n tì jáde. They took the children to a location she could not know. Wọ́n kó àwọn ọmọ lọ síbi tí ò ti lè rí wọn. And there was nobody to run to. Kò sì sẹ́nìkan tóun lè sátọ̀. No family, nothing. Kò sẹ́bí, kò sẹ́nìkan. And as she was suffering. Pé bó òun ṣe ń jìyà. And she went about looking for solution. Òun ti ń káàkiri wá ọ̀nà àbáyọ. And somebody said, well, go come to a herbalist. Ẹnìkan sọ pé kóun wá sọ́dọ̀ babaláwo. And then one said, the solution is that you carry this pot of sacrifice at night and go and put it somewhere beside a place where many people go like hospital. babaláwo ọ̀hún sọ pé kí òun gbé ìkòkò ẹbọ lọ síbi kan táwọn ènìyàn máa ń sábà gbà kọjá bí ibi ilé ìwòsàn. naked. ní òhò. i say madam. ní arábìnrin. This will not bring a solution. Eléyìí ò lè yanjú ìṣòro. Darkness does not fight darkness. Òkùnkùn ò lè bókùnkùn jà. I say but. Uh, Mo ní ṣùgbọ́n what's what's what's your what's what's your uh, profession? Kí ni iṣẹ́ tẹ́ ẹ ṣe? He said banking or something like that. Ó ní òun kẹ́kọ̀ọ́ nínú ìfowópamọ́. So I went to, she mentioned one university in England, she has a master's degree. Ó dárúkọ ilé ẹ̀kọ́ kan ní ìlú ọba, ó sì gboyè kejì. Yes. She was with a master's degree carrying a pot of sacrifices naked on the street. Ènìyàn tó gboyè kejì nílé ẹ̀kọ́ gíga fásitì tó ti ṣiṣẹ́ nílé báńkì tó sì wá ń gbé ẹbọ kiri lóru. Oppression had made her mad. Ìnilára ó ti sọ di wèrè. Close your eyes. Ẹ̀dì ojú yín. Any power carrying sacrifices against my life. Agbára kágbára tó ń ru ẹbọ nítorí mi. Can you say that with only anger? Ẹbí ṣe rẹ̀ pẹ̀lú ìbínú mímọ́. Dáàbù! Ilé Jésù. I want you to know that the power of God is here this morning. Báyọ̀ Ọlọ́run bẹ̀ To cause great deliverance, great deliverance, great deliverance, great deliverance, great deliverance to happen. In Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Amen. Àmín. Are you still following me beloved? Jẹ́ ìsìn bá mi ká lólùfẹ́. The enemy raises a storm against you. Ọ̀tá wọ́n mú kí ìjì kó dìde lòdì sí ọ. When he sees your name in the plan of God. Nígbà tó bá rí orúkọ rẹ nínú ètò Ọlọ́run Lódùmarè. If he looks at the plan. Bí ó bá wo ètò ọ̀hún. And he finds that you are not even serious. Ó sì rí i pé o ò tiẹ̀ mọ ohun tó ń ṣe. That you are not listed. Wípé a ò kọ́ síbẹ̀. Then he leaves you alone. Àwa fi ọ́ lẹ̀. But immediately he sees your destiny. And your name in the plan of God. He will raise a storm. Many of us are not happy with our situations. But we are not mad with it yet. Many people are simply out of their minds because of oppression jẹ́ ẹni tó yẹ kí wọ́n jẹ́ nínú ọkàn wọn nítorí ìnilára. and you should be able to know. o sì ní láti mọ̀. that the maddening powers of the storm. wípé agbára ìsínwín ìjì. can make a man insane. ó lè mú kéèyàn kó sínwín. we pray with a man. à ń gbàdúrà pẹ̀lú ọkùnrin kan. she wanted money at all costs. ó fẹ́ owó lọ́nà kọ́nà. she got the money. ó sì rówó ọ̀hún. later after the money you develop cancer of the liver or something like that. lẹ́yìn owó ọ̀hún ó rí i pé jẹjẹrẹ wà nínú ẹ̀dọ̀ òun. and they told, her to, they told him to put his house in order he was going to die. wọ́n sọ pé kó fi ilé rẹ̀ ṣètò wípé yóò kú. Eventually, he found somebody. And the person said to be free from this sickness. You will have to sleep with your youngest daughter. And he agreed. He agreed. We had to start conducting deliverance for the man and a 13-year-old daughter. A ní láti máa ṣètúsílẹ̀ fún bàbá yìí àti ọmọ rẹ̀ ọmọ ọdún mẹ́tàlá obìnrin. The maddening power of oppression. Agbára ìsínwín ìnilára. The other time a sister said they robbed somebody said she wanted her to find a husband so she asked her to remove her clothes, and she took an egg and rubbed it all over her body, rubbed it all over her body, rubbed it all over her body, and gave it to her to swallow. Ìgbà kan rí arábìnrin kan sọ pé torí pé òun fẹ́ ọkọ òun lọ sọ́dọ̀ ẹnìkan òun tàn ó sì mú ẹyin ó fi pa gbogbo ara rẹ̀ ó fi pa gbogbo ara rẹ̀ lẹ́yìn ìgbà tó fi pa tán ó sì fún lẹ́yìn pé kó gbé jẹ. The maddening power. Agbára ìsínwín. Of the oppressor. Ṣé àníni lára? The truth is this. Òtítọ́ rèé. Madness can only listen to the voice of a higher madness. Ìsínwín ó lè fohùn ó lè fetí sí ohun ìsínwín tó ga jù lọ. The bible says for this cause was the son of God made manifest. Bíbélì sọ pé nítorí ìdí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn. That he might destroy. Kó lè parun. The works of the devil. Iṣẹ́ èṣù. The devil himself is a destroyer. Èṣù fúnra rẹ̀ abatẹnijẹ́ ni. But Jesus is a higher destroyer. Ṣùgbọ́n Jésù apanirun tó ga jù èṣù lọ ni. So he is destroying. òun náà apani. But now he has to be confronted by a higher ṣùgbọ́n agbára tó ga jù a king looked at Paul. ìgbà kan bá kan wo ah, ah, What kind of a person is he? Irú èèyàn Say thou art beside thyself Paul. Too much learning has made thee mad. Ẹ̀kọ́ when he listened to what the fellow was saying. Nígbà Violence will only yield to the control of higher violence yóò fetí sí ohun ipá tó ga jù. the maddening power of oppression can only be silenced by higher power. Agbára ìsínwìn ni lára agbára tó bá ga jù lọ òun ló lè pa lẹ́nu mọ́. When a strong man armed keepeth his palace. Nígbà tí ọkùnrin alágbára tó bá ń ṣọ́ ààfin rẹ̀. The Bible says his goods are in peace. Bíbélì sọ pé àwọn ẹrù rẹ̀ àwọn àwà lálàáfíà. But when a stronger man. Ṣùgbọ́n ní ọkùnrin tó bá lágbára jù lọ. That come upon him. Tó bá dé bá. Then he will take away his armor in whom he trusted. Yóò kó àwọn ìhámọ́ra rẹ̀ tó gbẹ́kẹ̀lé kúrò. Only a higher voice grace can tame the maddening power of oppression. Agbára tó ga jùlọ òun ló lè pa lẹ́nu mọ́ agbára ìsínwó ìnilára. These last two weeks have been very very interesting for me. Ní hmm. ọ̀sẹ̀ méjì sẹ́yìn, ó jẹ́ ọ̀sẹ̀ tó lárinrin fún mi. Number one, I received a letter from a group of herbalists. Àkọ́kọ́, mo gba ìwé kan láti ìsọ̀rí àwọn babaláwo kan. They had their letterhead. Wọ́n ní àkọlé ìwé wọn. On their letterhead was the mouth of a lion open like this. Lórí ìwé wọn yìí, òun ní ẹnu kìnìún ti là gàdàgbà And then with a man holding a big stick at the other side of the letter. Pẹ̀lú ọkùnrin kan tó mú ògbó lọ́wọ́ lápò òsì. The ones that cannot sign, they press, they did their fingerprints. Èyí tí ò lè kọ̀wé, ó tẹ̀ka. They wrote to me. Wọ́n sì kọ̀wé sí mi. What is their problem? Kí ni wàhálà wọn? They said after the anointing service. Wọ́n ní lẹ́yìn ìsìn àmì òróró. One woman has been coming to anoint where they are holding their meeting. Obìnrin kan ti ń wá láti da òróró tá gbàdúrà sí síbi tí wọ́n ti ń ṣèpàdé àwọn. Now the first herbalist to go into that place. Ipe abaláwo àkọ́kọ́ tó kọ́kọ́ dé ibẹ̀. That his leg was swollen. Ipe ẹsẹ̀ rẹ̀ ṣe ló ń wú. Amen. Àmín. And that to worsen the situation. Láti wá mú ipò ọ̀hún burú sí. The woman is threatening to do more. Obìnrin tún halẹ̀ pọ́wọ́n tún ṣe jù yẹn lọ. So they are now they now wrote a letter to warn me too. Wọ́n wá kọ̀wé sí mi láti kì èmi náà nílọ̀. That they will wear their regalia and come to an open service. Wípé àwọn ò wọ aṣọ òògùn àwọn láti wá sí ìsìn. Mm-hmm. Amen. Àmín. At least if I don't call the woman to order. Bí pé tí wọn ò bá ń bá obìnrin ọ̀hún sọ̀rọ̀. I don't know this woman. Èmi ò sí mọ́bìnrin ọ̀hún. Amen. Àmín. The maddening power of the oppressor. Agbára ìsinmi ànilára. Also, it was this week too lọ́sẹ̀ yìí kan náà. and someone came for the anointing service. ẹnìkan wá fún ìsìn àmì òróró. it's not our member. kì í ṣe ọmọ ìjọ wa. but every night I used to be this cat at their window crying. ṣùgbọ́n ní gbogbo òru ni ológìní máa ti ń ké ní ojú fèrèsé rẹ̀. anyway. àmọ́ ṣá. when he got home from the anointing service. nígbà tó délé láti ìpàdé ìsìn òróró. maybe he came with a jerry can or something like that. bóyá ó wá pẹ̀lú kẹ́ẹ̀gì òróró ni o. ó mọ̀ọ́mọ̀ da òróró ọ̀hún ládàyàntúrú sí ibi fèrèsé rẹ̀. and he went to bed. ó sì lọ sùn. all of a sudden at the middle of the night. lójijì lọ́gànjọ́ òru. he had meow. ó gbọ́ meow. meow. meow. meow. meow. the man rose up. ó dìde. after the third meow. lẹ́yìn meow ẹlẹ́ẹ̀kẹta all of a sudden what he now had is. This lójijì ohun tó gbálẹ̀. ẹ jọ̀ọ́. please. wọ́n rán mi wá ni. they sent me here. wọ́n rán ẹ wá ni. he sent you. The man was first of all afraid. I mean, kọ́kọ́ ba ọ̀gbẹ́ni. when a cat is speaking Yoruba he is not. nígbà tí olóko bá ti ń sọ yorùbá. it's not many people who like to come out. kì í ṣe gbogbo ènìyàn ni yóò fẹ́ jáde. some of our sisters find that me here will pass me around. arábìnrin wọn tó ń wò mí wọn sá lọ ni. Hmm. Anyway, he took his anointing oil again. Wọ́n tún gbé òróró ta gbàdúrà sí rẹ̀. That was the one that caused the problem. Ohun tó da wàhálà lẹ́rìí. And held his Bible. Ó sì gbé bíbélì rẹ̀. He jumped out. Ó sì fò jáde. Only to find his cat glued to the window. Láti rí ológì míì tó lẹ̀ mọ́lẹ̀ lójú fèrèsé rẹ̀. It could not move. Kò lè rìn mọ́. Are you a human being or are you a cat? Èèyàn ní àbó lójì ní. Jọ̀ọ́. Please. Amen. Àmín. And I took a big stick. Wá mú igi ńlá and destroy the cat. Ó sì pa olóńgbò ọ̀hún. Praise the Lord. Kí hallelujah. Now for somebody to station a cat by the window of somebody else. Kéèyàn kan wá rán ológìnní lọ sójú wíńdò ẹlòmíì. So that means the cat was not a cat. Ó túmọ̀ sí pé ológìnní ọ̀hún kì í ṣe ológìnní lásán. And was causing trouble. Ó sì ń dá wàhálà sílẹ̀. They thought they were mad. Wọ́n lérò pé wèrè làwọn. But when they saw a higher madness now. Wọ́n nígbà tí wọ́n rí wèrè tó ju tiwọn were stuck to the place. And if you are here this morning and you are running a business. Bí ẹ bá sì wà níbí lówùúrọ̀ yìí tẹ́ ń ṣòwò. And they are sending evil cats to the business. Tí wọ́n sì ń rún olóńgbò búburú sí òwò ọ̀hún. Those cats shall die. Àwọn olóńgbò náà kú. Beloved, what am I trying to tell you? Olùfẹ́ kí ló tí mò ń gbìyànjú láti sọ? Any power that makes the wise to become foolish. Agbára kágbára tó bá sọ lọ́gbọ́n di òpè. It's not a power to be toyed with. Kì í ṣe agbára tẹ́nìyàn ó bá ṣeré. Jesus spoke to storms. Jésù bá Àwọn wèrè làwọn. And they really ran mad on the ocean that day. Wọ́n sì sínwín gidi lójú omi ọ̀hún lọ́jọ́ náà. Until a higher madness now stood up. Àfi ìgbà tí ìsínwín tó ga ju ti wọ́n dìde. And said, have you finished your revival? Ó sọ pé ṣé ẹ ti parí ìsọjí yìí? Be quenched. Ẹ parí. And that was it. Ó sì parí síbẹ̀. The other time Jesus got into the temple. Ìgbà kan Jésù wọnú tẹ́ḿpìlì. Bible says he drove back those who were buying and selling. Bẹ́ẹ̀ni sọ pé ó lé àwọn tí ń tà tí ń rà jáde. Oppression by the enemy can raise unprofitable conflict against you. Ìnilára látọwọ́ ọ̀tá ó lè gbé ìjà ńlá lòdì sí ọ. I've seen people say, I don't know what is wrong, but I don't just like that man. I don't like him. Mo ti rí àwọn ènìyàn tí wọ́n sọ pé òun ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n òun ò ṣáà fẹ́ràn ọkùnrin yẹn ni. Oppression can frighten us. Ìnilára wọ́n lè Oppression even can make you as a Christian to forget Jesus who is your captain. Ìnilára ó lè mú ọ gbàgbé Jésù ti ṣe olórí ogun rẹ. Oppression can make you to lose your focus. Ìnilára ó lè mú ọ kó pàdánù ìtẹ́júmọ́ rẹ. Therefore this message is for those who are ready to deal a death blow to the oppressor. nítorí náà ìwáàsí yóò wà fún àwọn tó ṣetán láti gbá ìnilára ní ẹ̀ṣẹ̀ ikú. those who are not ready for the enemy to destroy their body physically and spiritually. àwọn tí ò ṣetán láti fààyè gba ọ̀tá kí ó ba ara wọn jẹ́ nípa tara àti nípa tẹ̀mí. the truth is this beloved. òtítọ́ rẹ̀ olùfẹ́. in one way or the other. lọ́nà kan tàbí lómìíràn. all men have some madness in them. gbogbo àwọn ènìyàn ló ní ìpele wèrè kan. Many are mad for money. Àwọn kan wèrè owó ni wọ́n. At least I, I saw a man who said, they said he should swallow a live serpent because he wanted money. He swallowed it. Mo ti lẹ́nìkan nítorí pé ó fẹ́ owó wọn ni kó gbé ejò òyẹ̀mí ó sì gbé mi. Madness. Ìsínwín ni. Love is a madness. Ìfẹ́ ìsínwín ni all the list of the desires that people have. Gbogbo àkọọ́lẹ̀ ìfẹ́ àwọn ènìyàn tí wọ́n ní. Like ambitions. Gẹ́gẹ́ bí ìfẹ́ láti dé rí Passions. Eh, ìkáàánú. Cares. Ìmójútó. Regret. Ìkábàámọ̀. Lost ìfẹ́kùfẹ́. addiction. ìsọ ẹrú ìgbé ẹrú ohun kan. they are all quiet madness. gbogbo wọn wèrè kẹ́lẹ́kẹ́lẹ́ ni wọ́n. they have the capacity to grow and spread. wọ́n ní agbára láti lọ láti fẹ̀ sí. they have the capacity to grow spread and come back and consume the person. wọ́n ní agbára láti dàgbà kí wọ́n sì padà wá kí wọ́n gbé ohun tọ̀hún mì. one popular madness is desire to be noticed ìsínwí tó jẹ́ gbajúgbajà kan òun ni ìfẹ́ láti jẹ́ káwọn ènìyàn mọ̀ ènìyàn kan. he derive pleasure from being noticed. ó fẹ́ káwọn ènìyàn mọ̀ òun. what person is that all men have some small small small small. ohun tá à sọ rèé madness in them. wípé gbogbo ènìyàn ló ní ìsínwí díẹ̀ díẹ̀. but you can channel this madness to the right direction. ṣùgbọ́n o lè mú kí ìsínwí ọ̀hún kó lọ lójú ọ̀nà tó tọ̀nà. channel your madness against the oppressor. ó mú ìsínwí rẹ kó lọ lòdì sí àwọn aninilára. the energy you are wasting in. Backbiting. Agbára tó ń lò láti jẹ àwọn ènìyàn lẹ́sẹ̀. Talking to unprofitable friends. Láti máa bá àwọn ọ̀rẹ́ tí ò lérò sọ̀rọ̀. Fighting. Ìjà jíjà. Evil discussions. Ọ̀rọ̀ búburú. Should be honest. O gbọ́dọ̀ kó jọ gathered. Kò kójọ. And redirected against your prayer. Kò sì darí rẹ̀ lọ́sọ́dọ̀ ànilára. Put that your madness into good use. Kó lo àwọn ìsínwìn rẹ lọ́nà tó dára. You need to ride on the wings of that madness. O ní láti gun ẹṣin lórí ìyẹ́ ìsínwìn ọ̀hún. So that you can oppress the oppressor. Kó o lè bá a ní anilára lára. I was sharing something somewhere. Mo ń sọ ohun kan níbì kan. I lived for a long time in a place called Akure. Mo ń gbé lọ́pọ̀ ìgbà níbi tá à ń pè ní Akure. One day the whole of the town went into uproar. Lọ́jọ́ kan gbogbo ìlú náà ó kún ó gba yánkanyanrin. A brother used to do morning cry at the front of a major shrine. Alákùnrin kan wà tó máa ń ṣe ìjíhìn rere lówùúrọ̀ níbi iwájú ojúbọ ńlá kan. And he used to say, Repent for the kingdom of God is at 5 a.m. in the morning. Ó sì máa ń sọ wípé ẹ ronúkúwàdà nítorí ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ láago márùn-ún ìdájí. So one day all the people in the shrine came out lọ́jọ́ kan gbogbo àwọn tí ń bọ tí bẹ lójúbọ wọn jáde. ṣé mr man come. ọ̀gbẹ́ni wa o. there is no problem. kò sí wàhálà o. you are making your own money. ó ń pawó tiẹ̀. by jingling your bell and making noise. nípa líla gogo kó o máa pariwo. which we are making our own money here. àwa náà à ń pa wa ń bí. don't disturb us. má ní wa lára. we won't disturb you. àwa náà ní ní ẹ lára. because we notice that any money you pass here. nítorí a rí i pé gbogbo òwúrọ̀ tó bá gbà yín kọjá. whatever we do that day does not work. ohunkóhun tá a bá ṣe lọ́jọ́ ọ̀hún kì í ṣiṣẹ́. Let us give you another route. Yà fún ọ lójú ọ̀nà míì. So that you'll be passing through that one. Kó máa gbà rẹ̀. The brother said, No, the only Spirit said this is where I should be passing. Arákùnrin sọ pé rárá ibi tẹ́lẹ̀ mọ́ ní kò máa gbà rè é. Okay. Ó dà. You pass again. Wọ́n gbàbẹ̀. And the next day the brother came. Lóòrọ̀ ọjọ́ kejì arákùnrin wá. All these all these men twenty-one or so of them came out naked. Gbogbo àwọn ọkùnrin mọ́kànlélógún wọ́n jáde ní òòrùn. And they started incantations on the brother. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pọfọ̀ lé arákùnrin lórí. When he saw the balloon of uh, incantations. Nígbà tó rí ogun lọ́gàn ọ̀pọ̀. He now began to speak in tongues. Òun náà wá bẹ̀rẹ̀ sí ní fèdè fọ̀. As he spoke in tongues, they found that what they were saying had no effect on him. Bó ṣe ń fèdè fọ̀, ó ní wípé ọ̀fọ̀ tiwọn kò lágbára lórí òun. So they were railing their own incantation. Àwọn ń pọ̀fọ̀ tiwọn. Exercising their own madness. Wọ́n lo ìsínwín wọn. But the brother now exercises a higher madness. Ìgbà ó wá lo ìsínwín tó ju tiwọn. So when they found that they could not, the, the incantation didn't have effect. Nígbà tán rí wípé ọ̀fọ̀ ọ̀hún kò lágbára. They now turned into physical fight. Wọ́n wá sọ di ìjà ojúkojú. They started beating him. Wọ́n bẹ̀rẹ̀ sí ní lù It was during this beating exercise that another member of the church passed and saw them. Nígbà tí wọ́n lù ní ọmọ ọ̀jọ́ wọn kọjá tó sì rí wọn. He now ran to church and said, Hey, they are beating so so and so at the front. Sá lọ sínú ìjọ ni wọ́n lu lágbájá báyìí báyìí ní ojúbọ lágbáyìí báyìí. Our congregation of those days did not even wait for pastor's instruction. Àwọn ìjọ wa nígbà yẹn wọn ò dúró de ọ̀rọ̀ olùṣọ́ àgùntàn. They rushed out in one accord. Wọ́n sáré lọ bẹ̀ papọ̀. To the shrine. Lọ sójúbọ. Trouble started. Wàhálà wa bẹ̀rẹ̀. Those who were saying blood of Jesus. Àwọn tó They were saying blood of Jesus. Those who were saying I come against you in the name of the Lord. Those who were saying their own. Those who were saying the trap of Jesus will catch you. So by the time those people saw the barrage of war that was coming. They went and brought the rest of their colleagues. That was a massive uproar. Wàhálà ńlá wá ṣẹlẹ̀. Until the town crier came. He said the king wants everybody in the palace. <laughs> And everybody went there. The king said yes, what happened? And this man explained. rojọ́. that they would not have him but he was issuing incantation in the language they don't understand. wípé àwọn ò bá ti máa nà ṣùgbọ́n ó ń pọ̀fọ̀ lédè tí ò yá wọn. that just spoke to him in Yorùbá he was speaking one language. wípé àwọn bá a sọ̀rọ̀ lédè Yorùbá ṣùgbọ́n èdè àìmọ̀ lòun ń sọ. they asked him brother to explain to. Wọ́n sọ pé kárakùnrin kó The king a very wise man. Ọba tó jẹ́ ọlọ́gbọ́n. I said if you don't fight in this place again. Wọ́n sọ ẹ má jà bí mọ́. You be calling your Jesus. Ìwọ máa pe Jésù jẹ. You be calling your Ṣàngó whatever you are calling. Ìwọ máa pe Ṣàngó àbí n tó bá ń pè. No fight. Kò sí jà. You understand? So this town belongs to everybody. Ìlú yìí gbogbo ìwà lónìí. So anybody can pass through anywhere. Ẹnikẹ́ni lè lọ síbi tó bá wù. And that was the close of the meeting. Ìyẹn ti parí síbẹ̀. If not for that higher madness. Tí kì í bá ṣe torí wèrè The brother will just reroute and relocate. But the beauty of it was that after that day's incident. Many of them gave their life to Jesus. Because they could not understand. Nítorí òye òye wọn. Why their incantations did not work. Ìdí tí wọn ò fi ṣiṣẹ́. Can you close your eyes below? ojú rẹ olùfẹ́. Every incantation of darkness. Gbogbo ọ̀fọ̀ òkùnkùn. Against my destiny. Ó lòdì sáyọ̀ mọ́. In the name of Jesus. Jésù. Lord? Yes. Speak against it. Speak against it. orúkọ Jésù làgbàdúrà. Who are the oppressors? Ta ni àwọn aninilára yìí? This is where you must listen. Ibi tá ti gbọ́dọ̀ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ There are many of them. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà. Let me see how many I can tell you. Ẹ jẹ́ n wo iye tí mo lè sọ fún wa. Before we now start praying against them. Ká tó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lòdì sí wọn. The way things are going in our country now. Ọ̀nà bí nǹkan ṣe ń lọ lórílẹ̀-èdè wa báyìí. We need a lot of prayers a nílò ọ̀pọ̀lọpọ̀ àdúrà. the whole of the country is under oppression. gbogbo orílẹ̀-èdè ló ń bẹ lábẹ́ ìnilára. satanic oppression. ìnilára sátani. but national oppression is as a result of individual oppression. ṣùgbọ́n ìnilára gbogbo orílẹ̀-èdè látàrí ìnilára ẹnìkọ̀ọ̀kan ni. if there is individual deliverance. tí ìtúsílẹ̀ ẹnìkọ̀ọ̀kan bá wà. there will be national deliverance. ìtúsílẹ̀ gbogbo orílẹ̀-èdè yóò wà. let that be very clear. ẹ jẹ́ kí ìyẹn ó yé wa. who are these oppressors. ta ni àwọn anilára wọ̀nyí. number one. àkọ́kọ́. There is a group of spirits called problem expanders. Ìsọ̀rí àwọn ẹ̀mí kan wà tí à ń pè ní àwọn tí ń fẹ ìṣòro lójú. A problem is already on ground. Ìṣòro wà nílẹ̀. They now climb on top of that one. Àwọn wá fò lé lórí. And begin to expand. Wọ́n wá mú kó pọ̀ sí. Somebody is already in trouble with household wickedness. Ẹnìkan ọ̀tá alé ń yọ lẹ́nu. And the enemy wants to destroy him. Ọ̀tá sì fẹ́ tún bà tiẹ̀ jẹ́ sí. The same person now went and annoyed the man of God. Òun tọ̀hún tún wá lọ bí òjíṣẹ́ Ọlọ́run nínú. God oh, now issued a divine curse upon his head again. Ìyẹn wá fi ègún àtọ̀run wá lé lórí lẹ́ẹ̀kan sí i. Just like Gehazi. Gehazi. Gehazi was already battling with his covetousness. Gehazi ó ń bá ojú kòkòrò rẹ̀ jà. But the problem expanding spirit came upon him. Ṣùgbọ́n ẹ̀mí ti ń fẹ ìṣòro lójú, ó bàlẹ̀. Ṣé this your covetousness is not good enough? Let's add something more. Ojú kòkòrò rẹ̀ yìí kò tó jẹ́ àfikún. Go and do this. Go and do that. Lọ ṣe lọ ṣe tọ̀hún. And his, his, his master now said the leprosy of Naaman cleave unto him. Ọ̀gá rẹ̀ wá sọ wípé ẹ̀tẹ̀ Námánì yóò rọ̀ mọ́. I pray that any power. Mo gbàdúrà pé agbára kagbára. Enlarging any problem. Tó bá ń fẹ́ ìṣòro kí ìṣòro lójú. In any life. Nínú ayé ẹnikẹ́ni. Will die today. Yóò kú lónìí. In the name of Jesus. Lórúkọ Jésù. Number two oppressor. Aninilára èkejì. Is the star hunter. Òun ni àwọn tí ń dọdẹ ìràwọ̀ star hunter. Àwọn ọdẹ ìràwọ̀. The bible says they we have seen a star in the east. Bíbélì sọ pé àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ ní ìyọ oòrùn. And I come to worship him. A sì ti wá láti forí balẹ̀ fún. They could locate the star of Jesus. Wọ́n lè wá ìràwọ̀ Jésù rí. Every man has a star. Olúkúlùkù ènìyàn ló ní ìràwọ̀. And if the enemy could hunt down the star and cage it. Bí ọ̀tá bá sì lè dọdẹ ìràwọ̀ òun lulẹ̀ tí wọ́n sì fi sínú àhámọ́. The person is in trouble. Ó ń tàn ó wọ gàù. He comes under constant oppression. Yóò wà lábẹ́ ìnilára ìgbà gbogbo. An occultic man was coming to church to give his testimony. Ẹlẹ́ni èṣù kan tàbí ẹni tó wà nínú ẹgbẹ́ òkùnkùn kan wá sínú ìjọ láti sọ ọ̀rọ̀ rẹ̀. He had already surrendered his life to Jesus at that time. Ó ti jọ̀wọ́ ayé rẹ̀ fún Jésù nígbà náà. He arrived at the pulpit. Ó dé ibi orí àga. But instead of talking. Ṣùgbọ́n kàkà kó máa sọ̀rọ̀. He broke down and started crying. Ó ṣubú ó sì bẹ̀rẹ̀ sí ní sọkún. What is wrong? What's wrong? Uh, when he was able to gather himself. He now asked the congregation to stand up. That they needed to help him pray some prayers. wípé wọ́n nílò láti ràn án lọ́wọ́ lágbà àwọn àdúrà kan. he said on his way to the crusade. ó ní bóun ṣe ń rìn lọ síbi ìsọjí ìta gbangba. he saw a boy under that Ido bridge. ó rí ọmọkùnrin kan ní abẹ́ afárá Ìdó. with tattered clothes. pẹ̀lú aṣọ àkísà lọ́rùn rẹ̀. sitting down there. ó sì jókòó níbẹ̀. and he recognized the boy immediately. ó ní òun sì mọ ọmọkùnrin ọ̀hún lójú ẹsẹ̀. he said on the day the boy was going to be named. ó ní ní ọjọ́ tí wọ́n fẹ́ sọ ọmọ òun lórúkọ. that he was there. ipò òun wà ń bẹ̀. he was still in the occult at that time. òun sì wà nínú ẹgbẹ́ òkùnkùn nígbà náà. but that there were four stars on the head of that boy. wípé ìràwọ̀ mẹ́rin ló ń bẹ lórí ọmọkùnrin ọ̀hún. he took them away. òun sì gba gbogbo wọn. But now, as he was coming to the crusade, he saw the boy sitting under that bridge. And he felt very bad ó sì ọyún rẹ̀ sì bàjẹ́. that he was the one that destroyed the life of this boy to that level. wípé òun ló ń bá tọmọkùnrin ọ̀hún jẹ́ ibi tó dé yẹn. he now asked the congregation to pray that the stars will be returned. wá gbàdúrà pé kí àwọn ìjọ gbàdúrà kí ìràwọ̀ ọ̀hún padà bọ̀ sípò. so that the boy can relocate. kọmọ ọ̀hún kó lè bá yí ipò rẹ̀ padà. and there will be a divine rearrangement. ó sì rí ìyípadà àtòkè wá. close your eyes below. bí ojú rẹ olùfẹ́. this is a serious prayer. àdúrà tó lérè. Thou star of my life. Ìwọ ìràwọ̀ ayé mi. Reject the prison of darkness. Kọ̀ túbọ̀ òkùnkùn. In the name of Jesus. Lórúkọ Jésù. Oh, Bẹ́ẹ̀ni. Jesus name we pray. Lórúkọ Jésù làgbàdúrà. Number three. Ìkẹta. Are the forces we call destiny killers. Àwọn ipá tá à ń pè ní pàyànmọ́ pàyànmọ́. And the person's destiny is killed. Òun tọ̀ ń ó pààyànmọ́ rẹ̀. He will suffer from oppression. Yóò sì máa ní ìnilára. Because then because you are not in your right location. Nítorí ò sí ní ipò rẹ tó yẹ. The enemy has the right to oppress you. Ọ̀tá ní ẹ̀tọ́ láti ní ọ lára. Four. Ìkẹrin. Evil spies. Àwọn amí búburú. Those who come spy on you. Àwọn tí ó wà láti wá ṣalamí rẹ. And go back. Ó sì padà. Say hey. Hey. He has started changing his clothes. Ó ti ń pààrọ̀ aṣọ o. Hey. Hey. He has started changing his clothes. Ó ti ń pààrọ̀ aṣọ. The other time I was there one afternoon. <laughs> Ìgbà kan mo wà ń bí ní ọ̀sán ọjọ́ kan. And somebody brought a dozen of chairs for the anointing service. Ẹnìkan sì mú. Eh, àga méjìlá wá fún ìsàmì òróró. and this person was really happy. inú ọ̀tọ̀ ń sìn dùn. he said before he came to mountain of fire. ó sọ pé kóun tó wá sórí òkè náà ti ẹ̀yà. he wore he wore one shirt and one trouser for six months. wípé ẹ̀wù kan ṣòkòtò kan lòun wọ̀ fún oṣù mẹ́fà gbáko. but now we could see the way he is dressing now. ṣùgbọ́n nísìnyí a lè rí òun bóun ṣe múra. so he bought a dozen chairs for the lord. wàá àga méjìlá wa. i have been keeping spies at home ó ti ń ní àní nílé rẹ̀. housemaid. àwọn ọmọ ọ̀dọ̀. this that that. ibi tọ̀hún ti yẹn. anytime he was getting on. ìgbàkúgbà tọwọ́ rẹ̀ bá ń bà á. report. wọ́n fẹjọ́ ẹ̀sùn. say now we are eating chicken. wípé a ti ń jẹ ẹsẹ̀ ẹdìyẹ o. okay. ó dà. they start. mo bẹ̀rẹ̀. I pray that all evil spies have been blinded in Jesus' name. gbogbo àwọn amínú burú ojú wọn ó fọ́. number five. ìkarùn-ún. is head manipulator. Àwọn laláyídáyidà orí. They manipulate the head of the person. Wọ́n aṣàyídáyidà orí ènìyàn. All of a sudden. Lójijì. The person who is saying darling wife, darling husband, darling, darling, darling, darling, darling. Ẹni tó ń sọ pé olùfẹ́ olùfẹ́ olùfẹ́ aya mi aya mi. The head just turn. Orí ẹ̀ kàn lójijì. If you come here. Ìpè tó bá wá bí. I kill you, I then kill myself. Máa pa ẹ́, màá sì para mi. Ah. Ah. Something has happened. Ohun kan ti ṣọwọ́ òdì. Oppressions have moved in. Àwọn aninilára wọ́n ti wọlé. Six. Ìkẹfà. There is a group of spirits called money swallowers. Ìṣọwọ́ àwọn ẹ̀mí kan wà tí wọ́n ń jẹ́ kàlòkàlò. You invest into this, they swallow it. Okòwò lé eléyìí wọ́n gbé mi. They swallow it. Okòwò lé eléyìí wọ́n kò mi. Swallow it. ẹsẹ̀ wọ́n kò mi. I pray that all swallowers have vomit when they are swallowed in Jesus' name. Àwọn tó ti gbówó rẹ̀ ni wọ́n kàn án lórúkọ Jésù. The seventh group. Ìsọ̀rí keje. Is what we call progress arresters. Ó ní àwọn tó ń mú ìtẹ̀síwájú ènìyàn so. The person will move smoothly for a while. Ó ń tọ̀ yóò rìn yára ní ìgbà díẹ̀. All of a sudden there's an arrest. Lójijì wọ́n mú and remain stagnant again. yóò sì dúró sójú kan. all such arresters shall be arrested. gbogbo àwọn amúnimú. they shall be arrested. ó shall be arrested. ó di múmú. they shall be arrested. ó di múmú. in the name of Jesus. lórúkọ Jésù. eight. ìkẹjọ is satanic ministers. Òun ni àwọn oníṣẹ́ sátánì. And we have so many of them around now. A sì ní ọ̀pọ̀lọpọ̀ wọn ní àyíká. Those who say thus said the Lord when the Lord did not say anything. Àwọn tó ń sọ pé báyìí lolúwa wí nígbà tí olúwa ò wí nǹkan kan. Satanic ministers. Àwọn ìránṣẹ́ sátánì. Beloved, do you know? Olùfẹ́ ǹjẹ́ o mọ̀? Uh, no matter how powerful a church is. Wípé kò sí bí ìjọ kan ṣe lè lágbára tó. You will still succeed in finding somebody in that church who will take you to the house of their body. Ó sì rí ẹnìkan nínú ìjọ ọ̀hún tí ó mú ọ lọ sílé babaláwo. Because. Torí. They are satanic ministers. Ìránṣẹ́ Sátánì ni wọ́n. They are here for evil. Wọ́n wà ní fún iṣẹ́ búburú. Now. Kẹsàn-án. There is some power to call poverty activators. Àwọn agbára kan wà tí a pè ní agbára tí ń gbé ìṣẹ́ lárugẹ to activate poverty. wọ́n gbé iṣẹ́ òun ga. out of apparent wealth they bring poverty out. láti inú ọrọ̀ wọ́n mú ìṣẹ́ jáde. ten. kẹwàá. that is what is known as coffin spirit. ohun kan wà tí à ń pè ní ẹ̀mí pósí. the person is not allowed to rest. ó ń tọ̀ wọn fààyè gbà kó sinmi. something is just saying. ohun kan wípé. you will die. àkú. you almost die òtífẹ́ ẹ̀kú tán. any headache death. ẹ̀fọ́rí tẹ̀fọ́rí. smarty death anything death death death. àìsàn ikú ohunkóhun ikú ikú. we call them coughing spirits. àpè wọ́n ní ẹ̀mí pósí. they are terrible oppressors. anilára tó burú jáì ni wọ́n. I pray that any power. mo gbàdúrà pé agbára kágbára. that has put a spiritual coughing before anyone here. tó bá ti gbé pósí tẹ̀mí síwájú ẹnikẹ́ni níyì. shall enter the country. yóò wọnú pósí ọ̀hún. ìlú mímọ́ jù. lórúkọ jésù eleven. ìkọkànlá. that is what we call vagabond anointing. ohun kan wà tí à ń pè ní àmì òróró lárìnká. The person is just going all over the place. Ó kàn á kàn máa rìn kiri. Today you travel to this place. Òní ó rìnrìn àjò lọ sí. Tomorrow is another place. Ọ̀la ibòmíì. Today you rush to Dubai. Ọ̀la ó sá lọ sí Dubai. Next time is Jamaica. Nígbà míì Jamaica ni. From there to Korea. Láti bẹ̀ lọ sí Korea. Going all over the place. A máa gbá tẹ̀ kiri. Today you sell beans. Òní ó ta ẹ̀wà. Tomorrow you sell house flips. Ọ̀tá ó ta ohun míì. You need to know where God wants you to operate. O láti mọ ibi tí Ọlọ́run ti fẹ́ kó o ṣiṣẹ́. Twelve. Kejìlá. There is a spirit of death and hell. Ẹ̀mí ikú àti pòkú wà. Who are bent on killing and sending people to hellfire. Tí wọ́n ti tẹ̀, tí wọ́n ti jẹ́jẹ́ láti pa àwọn ènìyàn láti rán wọn lọ sọ́run àpáàdì. Thirteen. Ìkẹtàlá. There is a powerful force called the rain of affliction. Ipá kan wà tí à ń pè ní òjò ìpọ́njú. Rain of affliction. Òjò ìpọ́njú. Such people. Irú àwọn ènìyàn báwọn yẹn. They have big file. Wọ́n ní ìwé tó pọ̀. In the hospital. Nílé ìwòsàn. Large one. Tó pọ̀. Because there is always rain of affliction. Nítorí òjò ìpọ́njú máa ń rọ̀. I pray that every rain of affliction will backfire. Gbogbo òjò ìpọ́njú yóò padà sọ́dẹ̀ tó. It will backfire. Yóò padà sọ́dẹ̀ tó. In the name of Jesus. Lórúkọ Jésù. Fourteen. Ìkẹrìnlá. There is strange money. Owó ànábọ̀ wà. They give you this money. Wọ́n fún ọ lówó yìí. You put it in your money. Òfin sínú owó rẹ. And don't know what you did with your own money. O sì ní mọ tó fowó rẹ ṣe. It's as simple as that ó rọrùn bẹ́ẹ̀. a sister in Abuja. arábìnrin kan ní ìlú Abuja. was given I think fifty or twenty naira. wọ́n fún un ní ogún náírà tàbí àádọ́ta náírà. by one prophetess. látọwọ́ wòlíì obìnrin kan. prophetess go and put it in your account. wòlíì sọ kó lọ fi síbi tó ń fowó pamọ́ sí ní báńkì. the lady said why should I. wọ́n sọ pé kí nìdí ẹ̀. say I have so much there. ọ̀pọ̀lọpọ̀ owó ló wà ń bẹ̀. the money she had was a very large amount of money. owó tó ní ó sì pọ̀ gidi náà. maybe three hundred thousand or something or more na somebody say go and pay him twenty naira Twenty naira. ẹnìkan ni kó lọ fi ogún náírà àádọ́ta náírà sí. the prophet said if you don do it you will die. olè sọ pé tó o bá ṣe ó kù. She put the money in. Wà fowó ìsíbẹ̀. Beloved, every kobo of that money. Gbogbo kọ́bọ̀ kọ̀ọ̀kan ní owó yìí. She used it for her infirmity. Àìsàn rẹ̀ ló lò ó fún. Because the strange money has entered her hand. Torí owó ànábọ̀ ti wọnú owó rẹ̀. Fifteen. Ìkarùn mẹ́rìndínlógún. There is what is called witchcraft and writing. Ohun kan wà tí a ń pè ní àkọsílẹ̀ àjẹ́. We thank God for those of you who sleep and you wake up there is no mark on your body. A dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ yín tó ń sùn tí ẹ̀ ń jí tí kò sí àmì kankan lára. But there are some people any time they go to bed by the time they wake up there are scratches already all over the body. Fún àwọn kan wà tó jẹ́ pé gbàkúgbà tí wọ́n bá lọ sórí ibùsùn wọn tí wọ́n ó bá fi jí àpá ó wà lára wọn. These are handwriting of the enemy. Àkọsílẹ̀ ọ̀tá signature ìfọwọ́sí sátánì. so the enemy say this is mine. ọ̀tá sọ pé èmi mo lè yí. i put my signature on the body. ó ti fi àmì mi sára rẹ̀. sixteen. ìkẹrìndínlógún. there is satanic arrows. ọfà sátánì wà. and bullets. àti ọ̀tá rẹ̀. they are all up oppressing spirit. Gbogbo wọn ẹ̀mí ìnínilára ni. Satanic arrows and bullets. Àwọn ọfà sátani àti ọ̀tá rẹ̀. They are all oppressive spirits. Gbogbo wọn ẹ̀mí tí ìnínilára ni wọ́n. Seventeen. Ìkẹtàdínlógún. That is what we call desert spirit. Ó wà tí à ń pè ní ẹ̀mí aṣálẹ̀ desert spirit. Ẹ̀mí aṣálẹ̀. Anything the person does becomes a dry land. Ohunkóhun tó ń tàn bá ṣe yóò di aṣálẹ̀ ni. The dew of heaven, the rain of heaven will not fall upon it. Òjò ọ̀run ìrè ọ̀run kò ní ìrọ̀lẹ́ lórí is a terrible oppressive spirit. Ìnilára, ẹ̀mí ìnilára tó kúrò jáì ni. That's what we call evil mark. Ohun kan wà tí à ń pè ní àmì búburú. The mark will be on the person. Àmì ọ̀hún yóò wà lára ènìyàn. Anywhere the person goes. Ibikíbi tó ń tàn bá ti lọ. The enemy recognizes the person. Ọ̀tá mọ̀ ń tọ̀hún. And battle starts again. Ogun á sì tún bẹ̀rẹ̀. Nineteen. Ìkọkàndínlógún. There is a powerful force. Ipá kan wà tó lágbára. Called contenders with angels of blessing. Àwọn tí ń bá áńgẹ́lì ìbùkún wọ̀yà àjà contenders. Àwọn tí ń bá. With angels of blessing. Áńgẹ́lì ìbùkún ẹni wọ̀yà àjà. This is the kind of contenders that Daniel had for twenty-one days. Irú oní ìdojúkọ tàbí awọ̀yà àjà tí Daniel ní fún ọjọ́ mọ́kànlélógún. That's why we sometimes pray here. Ìdí nìyẹn lọ́pọ̀ ìgbà tá a máa ń gbàdúrà níbi. But let my angel of blessing be empowered. Wípé kí áńgẹ́lì ìbùkún mi kó gbàgbára. To come with my breakthrough. Láti wá òun pẹ̀lú àlàjá mi. twenty. ogún. There is a power called business bewitchment. Agbára kan wà tí à ń pè ní òwò tó gbàbọ̀dè. Business bewitchment. Àbọ̀dè òwò. You bring in the goods. Ó gbé ọjà wọlé. Nobody wants to buy. Kò sẹ́ni tó fẹ́ rà á. But before you brought it in. Ṣùgbọ́n kó tó gbé wọlé. Everybody wants to buy. Gbogbo èèyàn ló fẹ́ rà á. Ìrẹ́lẹ̀ comes in. Ìkéde tó bá wọlé. Nobody is interested. Kò sẹ́ni tó fẹ́ mọ́. Go and write a proposal. Lọ́kọ ìwé iṣẹ́. Before you write the proposal. Kò tó kọ̀wé iṣẹ́ ọ̀hún. They were interested. Inú wọn fẹ́. When you finish writing. Nígbà tó kọ́ tán. They are not interested. Ọlá òun fẹ́ mọ́. 21. Ìkọkànlélógún. There is what we call marriage killers. Ohun kan wà tí a pè ní àwọn tí ń pa ìgbéyàwó. Marriage killers. Àwọn tí ń pa ìgbéyàwó. There is a statistic that was made available some time ago. Ìròyìn kan wà tí wọ́n gbà sílẹ̀ nígbà kan rí. That 25% of women who are in psychiatric hospital. wípé ìdá márùndínlọ́gbọ̀n nínú ọgọ́rùn-ún àwọn obìnrin tó wà nílé ìwòsàn alárùn ọpọlọ. are there due to marital stress. wọ́n wà níbẹ̀ nítorí ìyọnu nínú ìgbéyàwó. it's a spirit. ẹ̀mí ni. twenty ìkejìlélógún. you have children killers. àwọn tí ń pa ọmọ. Yes, you have children who are there but not available. Láwọn ọmọ tó wà ń bẹ̀ ṣùgbọ́n bí aláìsí ni wọ́n. So there is a, a, a territory that is under the dominion of the enemy. Àwùjọ kan wà tàbí ìlú kan wà tó ní ìnilára látọwọ́ ọ̀tá. And you then enter into that territory. Bí wọ́n bá sì wọnú àwùjọ ọ̀hún. The territory limits you. Àwùjọ náà yóò bí ń tì rẹ. Twenty-five. Ìkarùndínlọ́gbọ̀n. There is pocket with holes. Ajá jẹ́ àkówà. I want this in the Bible too. Pocket with holes. Ajá They are making the money òun but you don't know how it is going away. o mọ bó ti ń lọ. these are oppressive spirits. àwọn ẹ̀mí tí ń lára nìwọ̀nyí. twenty-six. ìkẹrìndínlẹ̀. That is what we call destructive incantations. Ohun kan wà tí a pè ní ọ̀fọ̀ abatẹnijẹ́. Destructive incantations. Ọ̀fọ̀ ti ń pa ènìyàn run. twenty-seven. Ìkẹtàdínlọ́gbọ̀n. That is occultic arrows. Ọ̀fà ẹ̀mí èṣù wà. That people fire against each other. Táwọn ènìyàn máa ń ta sí ara wọn. You never can tell who is reporting you to who and to where. o lè má lè sọ ẹni tó ń fẹjọ́ rẹ sùn àtẹni tó ń fi sùn àti ibi tó ń fi sùn. twenty eight. ìkejìdínlọ́gbọ̀n. there is something called demon idols. ohun kan wà tí à ń pè ní ṣìgìdì. sent across the people to destroy them. ìwọ̀n máa ń rán sáwọn ènìyàn láti bà tiwọn jẹ́. twenty nine. ìkọkàndínlọ́gbọ̀n. there is what you call dream manipulators. ohun kan wà tí à ń pè ní àṣàyídáyidà àyànmọ́. you manipulate the dream. wọ́n ṣàyídáyidà àyànmọ́. cause trouble for the person. wọ́n dá wàhálà sílẹ̀ fún tọ̀hún thirty. ọgbọ̀n. that what we call unfriendly friends. ohun kan wà tí à ń pè ní ọ̀rẹ́ bí ọ̀tá. unfriendly friends. ọ̀rẹ́ bí ọ̀tá. thirty one. ìkọkànlélọ́gbọ̀n. that what we call household wickedness. ohun kan wà tí à ń pè ní ọ̀tá ìdílé. I'm sure you understand that one very well. The forces of oppressors are doing a lot of havoc. Àwọn agbára àwọn aninilára wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá. The Bible says surely. Ìwọ sọ pé ní Oppression maketh a wise man mad. Ìnilára mú ọlọ́gbọ́n ènìyàn sínwín. What I want you to do this morning is this. Ohun tí mo fẹ́ kí ẹ ṣe lówùúrọ̀ yìí rèé. Decide that you want to take your circumstances into your hand. Pinnu pé ọwọ́ rẹ ló fi mú ipò rẹ. That's the first thing I want you to do. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ kí ṣe. Decide. Pinnu. That you will take your circumstances. Ipe ìwọ ló gbé ipò rẹ. Into your hand. Ṣé ọwọ́ rẹ. Make that decision. Pinnu bẹ́ẹ̀. In your mind. Nínú ọkàn rẹ. Number two decision you should make this morning. Ìpinnu èkejì tó ní láti ṣe lówùúrọ̀ yìí. Is that you must exhibit holy violence. O ní pé o ní láti lo ìpanimọ́. A higher madness ìsínwí tó ga jù. to deliver your destiny from the hand of the oppressor. láti gba àyànmọ́ rẹ lọ́wọ́ àwọn anilára. number three is that I want you to do this morning. ohun ìkẹta tó fẹ́ ká ṣe lóòrọ̀ yìí. is to pray some barricading prayers. òun ni láti gba àdúrà ìmọ̀ odi yí ayé ẹni ká. so that the oppressors would not be able to disgrace you. kí àwọn anilára kó má bàa lè dojú tì ọ́. I want you to understand this very well. wẹ́ kí ẹ ní òye lè dáradára. understand it very well. ẹ ní òye rẹ̀ dáradára. somebody has said that. ẹnìkan ti wí pé. Anything you want to achieve in life. Ohunkóhun tó o bá fẹ́ ní láyé yìí. Whether you want to win a race. Bóyá o fẹ́ yege nínú eré ìje. Or you are sitting for an exam. Àbí o fẹ́ yege nínú ìdánwò. You just want to be high up somewhere. O fẹ́ wà lókè lókè ṣá. A little bit of madness is necessary. Wípé ìsinmi díẹ̀ ò nílò rẹ̀. Rise up on your feet now. Ẹnà ró. Rise up on your feet. Ẹnà ró lórí ẹsẹ̀ yín. All eyes closed. Kí gbogbo ojú wà ní dídì. I want you right there where you are standing. Mo fẹ́ níbi tẹ́ dúró sí ni. To pick a song of praises unto the Lord. Yes, mú orin ìyìn kan lẹ́nu yín sí Olúwa. The Bible says let the high praises of God be in their mouth. Tíwèé sọ pé kí ìyìn Olúwa ó wà lẹ́nu wọn. High praises. Ìyìn Olúwa gíga. Praise him aloud from your mouth. Ìyìn Olúwa láti ẹnu rẹ. Now pick a song in your own local dialect. Sing a song of praises to the Lord. In your own local dialect. Ní Sing it unto the Lord. Ẹ It's worthy to be praised. Ó yẹ láti máa yìn. Worthy to be glorified. Ó yẹ láti máa yìn lógo. Worthy to be exalted. Ó yẹ láti máa gbéga. Jesus. Thank you, Jesus. Jésù, ṣeun Jésù. Amen. Àmín. Within the next two minutes. Láàárín ìṣẹ́jú díẹ̀ sísìn. Power of God is going to move. Agbára Ọlọ́run yóò rìn níbí. A hundred and one persons. Ènìyàn ọgọ́rùn-ún ó lé kan. That have marking time tí wọ́n ti ń kíyè sí àkókò. stagnant. pé ó dúró sójú kan. When the power of God will begin to move just now. Agbára Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní rìn báyìí. The power will hit them where they are. Agbára yóò kọlù wọn níbi tán bá wà. And the yoke of stagnancy shall be broken. Àjàgà ìdúró sójú kan yóò sì fọ́. There are three persons too ẹni mẹ́ta tún wà bákan náà. presently your eyesight are not clear at all. lọ́wọ́lọ́wọ́ báyìí ojú yín kò hàn kedere. as we pray now. bí a bá ṣe gbàdúrà báyìí. power of God shall strike. agbára ọlọ́run yóò rìn. and you will see your bible see people before you clearly. ẹ ó sì bíbélì yẹn rí àwọn ènìyàn tó ń bẹ wájú yín kedere. as we pray this prayer. bí a bá ṣe ń gbàdúrà yìí. There are a few persons here too. Àwọn díẹ̀ wà níbí bákan náà. That even as you are in the church this morning. Bẹ́ẹ̀ yẹ wàánù ìjọ lówùúrọ̀ yìí. There is somebody sitting down by an oracle. Ẹnìkan wà tó jókòó ti fá. Calling your name. Tó sì ń pe orúkọ yín níbẹ̀. Even as you are here. Bẹ́ẹ̀ tí ẹ ṣe wà ń bí. There are some people here too. Àwọn kan tún wà ń bí bákan náà. All of a sudden you be hearing a siren noise in your ear. Lójijì ẹ máa ń gbọ́ fèrè létí yín. the enemy wants to turn you mad. ọ̀tá fẹ́ yà yín ní wèrè ni. all this will be set free in the next two minutes. gbogbo àwọn wọ̀nyí ó gba ìtúsílẹ̀ ní ìṣẹ́jú méjì sísìn. all eyes closed. kí gbogbo ojú wà ní dídì. If it's only this one prayer point we can pray. Bó bá jẹ́ àdúrà yìí kan ṣoṣo la gbà. And then we close the service. Ká sì parí sìn. Then it's okay. Ó pa ó dà bẹ́ẹ̀. As far as you possess your possession. Níwọ̀n ìgbà tó bá gba ohun ìní rẹ̀. Get yourself ready. Ẹ múra sílẹ̀. You will shout this at the top of your voice. Ẹ ó kígbe eléyìí lóhùn rárá. Every power. Gbogbo agbára. That wants to swallow my destiny. Ó fẹ́ dé àyànmọ́ mi mì. What are you waiting for? Ilé ń dúró ṣe. In the name of Jesus. Lórúkọ Jésù. Oh, yes! Aha, aha. Every power that wants to swallow my destiny, what are you waiting for? Die, die, die, die, die, die, die, die, die. In Jesus lórí pray. Lórúkọ Jésù làbàdúrà. That's very good. Ó dáa bẹ́ẹ̀. Very good. Ó dáa. Silence now. Kí ìdákẹ́rọ́rọ́ wà báyìí. Silence. Ìdákẹ́rọ́rọ́. The operation. Iṣẹ́ abẹ. To destroy stagnancy on the one hundred and one person. Láti ba ìdarungún sójú kan lórí àwọn ènìyàn ọgọ́rùn-ún ó lé kan. I started now. Ó ti bẹ̀rẹ̀ báyìí. Yes. Bẹ́ẹ̀ni yes Ben. yes Ben. yes Ben. yes Ben. Every virtue that is at the bottom of the waters. Gbogbo àìsìkì tó ń bẹ ní ìsàlẹ̀ omi. Enough is enough. Ó tó gẹ́ gba ìtúsílẹ̀ gba ìtúsílẹ̀ gba ìtúsílẹ̀ gba ìtúsílẹ̀ gba ìtúsílẹ̀ gba ìtúsílẹ̀ gba ìtúsílẹ̀. That's right. That's right. The virtue at the bottom of the water. Àìsìkì tó ń bẹ ní ìsàlẹ̀ omi. release, release, release, release. Ah ha. Gbàtí Ah ha. Bẹ́ẹ̀ni. This is wonderful. Ilé ìjẹ́ ìyanu. This is wonderful. Ìjẹ́ ìyanu. Thou plantation of darkness. Ìwọ irúgbìn òkùnkùn. Màsíkà bọ́lá bó ṣe ń tó ra bó kò sí ti yàrá. The plantation of darkness. Ìwà irúgbìn òkùnkùn. Hiding inside anyone's death. Ó fara pamọ́ sínú àyàn mẹ́rin. Bí ọ pútẹ̀ bí ọ pútẹ̀ In the name of Jesus. Every agenda of oppression for my life. ètò ìnilára fún ayé mi. Can you say that sisters nítorí anger? Wí bẹ́ẹ̀ pẹ̀lú ìsìn mímọ́. That prayer is both preventive and curative. Àdúrà yìí àdúrà ààbò ni àdúrà ìmúláradá sí. Can I hear the sister say it loud and clear? Àábìnrin wí bẹ́ẹ̀ lóhùn rárá. Brother shout it loud and clear. I bury you today. Ó yìí mọ́lẹ̀ lónìí. In the name. Jesus, Yes. Let the agenda of oppression be buried. In the name of Jesus. Bosepekaya boko sempera bokontia. Ribokopotia alikatia. Bury the agenda. In the name of Jesus. In the name of Jesus. In Jesus name we pray. Lórúkọ Jésù làgbàdúrà. Yes. Ben. Check those eyesight. Wo àwọn ojú yìí. Yes, I want to congratulate those people. The yoke of stagnancy has been broken. Thank you, Jesus. And those àwọn wọn whose names have been circulated by the oracles. Tí wọ́n pín orúkọ wọn káàkiri sí ibi ifá. The oracles have been disgraced. Ifá òun ti gba òṣèlú. And before next Sunday. Kó tó di ọjọ́ Sunday tó ń bọ̀. One of them is coming to confess to you. Ọ̀kan lára wọn ò wá jẹ́wọ́ fún ọ. What they have done. Ohun tí wọ́n ti ṣe. Yes. Bẹ́ẹ̀ni. Thank you, Jesus. O ṣeun Jésù. There are some persons here. Àwọn kan wà níbí. You have applied for some scholarships. Ẹ ti kọ̀wé fún ẹ̀kọ́ ọ̀fẹ́. And you are not really believing that anything could happen. Ẹ sì nígbàgbọ́ pé ohun kankan lè ṣẹlẹ̀. But the Lord your God who is the God of the suddenly. Olúwa Ọlọ́run rẹ tí ṣe Ọlọ́run tí dé lójijì. Has gone ahead of you. Ó ti lọ ṣáájú rẹ. And you shall have testimonies. Ó sì ní ẹ̀rí. Thank you, Jesus. Ṣeun Jésù. Every oppression of the night. Gbogbo aninilára òru. Say that with only anger. Rí bẹ́ẹ̀ pẹ̀lú ìbínú mímọ́. Ó yóò wá sí ọ̀dọ́. Jẹ́ òkú. In the name Jésù. The oppression of the night. Anilára òru. Lórúkọ Jésù làgbàdúrà. Every power that says I will not have peace. Gbogbo agbára tó wí pé o ní lálàáfíà. Can you say that with only anger? Ẹ̀rú bẹ́ẹ̀ pẹ̀lú ìdùnnú mímọ́. Am hmm. hmm. I hear the sister Solomon saying? Ní arábìnrin nìkan wù. All of us outside the main sanctuary. state. Gbogbo àtàwà lóde gbọ̀ngàn. Everybody together now. Gbogbo alápapọ̀. Wọ́n ta yọ owó In the name of Jesus. Orúkọ Jésù. Yes, receive the power, the blessing. Every yoke, every yoke, every yoke, every yoke. Gbogbo àjàgà. Aha, aha. In Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Oh, thank you, Jesus. Jọ̀ọ́ Jésù. This is the final prayer point. Àdúrà tó kẹ́yìn rèé. But we must pray three times. Ṣùgbọ́n ẹ̀ẹ̀mẹta gbáko la Each time we bring in a barrage and a flood of signs and wonders. Ìgbà kọ̀ọ̀kan tá ò bá gbà yóò mú ogun lọ́gàn àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu wa. So much flood of signs and wonders. Yóò pọ̀ jọjọ. That even your friends will be amazed. Débi pé ẹni yóò ya àwọn ọ̀rẹ́ rẹ pàápàá. By reason of the anointing nípa ìfòróróyàn every walk in my life. Ó gba àjàgà nínú ayé mi. In the name of Jesus. Lórúkọ Jésù. Bẹ́ẹ̀ni síbẹ̀ tí a náà ti pa àmì òróró. Yes. It is my original damage. gbàdúrà. amen. àmín. this is number two. ìkejì rẹ̀. as some people are in these services. àwọn kan wà nínú ìsìn òwúrọ̀ yìí. and the enemy has brought a lot of fearful pictures before your eyes. ọ̀tá ti mú àwọn àwòrán búburú wá ó sì ń bani lẹ́rù wá sójú ìran rẹ. worried you are unhappy. o sì bọkàn jẹ́ inú rẹ ò dùn. the enemy has painted terrible pictures before you. ọ̀tá ti ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn àwòrán búburú síwájú rẹ. I have news for you. Mo ní ìròyìn fún yín. As you pray this second time. Bí a ṣe gbà á yìí. Before the end of this day. Kí ọjọ́ òní tó kolẹ̀. There will be light along the tunnel. Ìmọ́lẹ̀ yóò hàn nínú òkùnkùn. Anointing that breaks the road. I'm your open fire, God. Break my yoke. In the name of Jesus. Lórúkọ Ah Aha, Ah aha, Ah ah ah ah! break it break it, break it, break it, break it, break it, break it, break it, break it. In Jesus' name we pray. This is the third time. Third time. Yoke breaking power of the Holy Ghost. Fall upon my life. Gbà lórí ayé mi. Ìdánwò. Yes. In Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Silence now. Kí ìdákẹ́rọ́rọ́ wà. All eyes closed. Ṣé gbogbo ojú wà ní dídì? Silence. Ìdákẹ́rọ́rọ́. Those who are having some evil covenants. Gbogbo àwọn tó ní májẹ̀mú búburú. With family spirit. Pẹ̀lú ẹ̀mí mèrè. Those covenants have been broken now. Àmájẹ̀mú ìfọ́ra. Don't say anything beloved. Iná àwọn ohunkóhun olùfẹ́. Just be quiet before the Lord. Dákẹ́ jẹ́jẹ́ níwájú Olúwa. broken. Ó ń fọ́. Broken. Fọ́. And those powers that I've been telling you, you will die this year. Agbára tó ń sọ pé ó kú lọ́dún yìí. I revoke their decree. Mo yí àṣẹ wọn padà. Now. Báyìí in the name of Jesus. Yes. Bẹ́ẹ̀. Every satanic swelling in the body. Gbogbo wúwú lọ́nà sátánì nínú ara. The legs. Ẹsẹ̀. In any organ of the body. Ní gbogbo ẹ̀yà ara. Let it be punctured. Kó máa dálu. Yes. Bẹ́ẹ̀ni. Every deposit of stubborn spirit husband. Gbogbo irúgbìn ọkọ ọ̀run olórí kunkun. All the internal rottenness. Gbogbo rírà inú. Hear the word of the living God. Bọ́ọ̀lù ọlọ́run alààyè. Be set free. Be set free. Be set free. Be set free. Be set free. Be set free. Be set free. Be set free. Be set free. Be set free. Be set free. Be set free. Be set free. Be set free. Be set free. Be set free. In the name of Jesus. ó ń ṣẹlẹ̀. yes. bẹ́ẹ̀ ni. All the evil medical reports. Gbogbo ìròyìn ti ilé ìwòsàn. That has been worrying your soul. Tó ti ń da ọkàn rẹ láàmú. Is erased. Ó ń parẹ́. Is erased. Ó ń parẹ́. Is erased. Ó ń parẹ́. Is erased. Ó ń parẹ́. That power of God. Agbára Ọlọ́run. Break that yoke. Fọ́ àjàgà yẹn. Yes. Bẹ́ẹ̀ni. Yes. Bẹ́ẹ̀ni. All the roads that have been closed against you. Gbogbo ọ̀nà tí wọ́n ti tì mọ́. I decree them open. Mo pàṣẹ kí wọ́n máa ṣí. Now. Báyìí. In the name of Jesus. Sọ Jésù. Thank you. Oṣù Bàbá Wọ̀run. Say a seven amen. Yeah.